الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكفوا الله سبحانه وتعالى أترى عليكم كي أتكفوا نبوى محمد صلى الله عليه وسلم إلي تنشل إلوني البراهين الإنجيلية على أن عيسى, على أن عيسى عليه السلام داخل في العبودية ولا حظ له في الألوهية ó ní àwọn ẹ̀rí tó wá nínú ìwé tí ń bẹ lọ́wọ́ àwọn Christian nípa wípé anábi Isa alayhi islam ẹrúsìn Ọlọ́run ọba ni wọ́n ẹ̀dẹ̀ ní ìpín kankan nínú ìjẹ́ ọmọ Ọlọ́run àbí ìjẹ́ Ọlọ́run ọba nǹkan fúnra rẹ̀ a ní pé aṣọ níbi ìjòkó tó kọjá pé a gbéyẹ̀wò ní ìjòkó tí ó tẹ̀lé léyìí tí ń ṣe ní insha nípa àwọn ẹ̀rí kọ̀ọ̀kan nínú Qur'an àwọn ẹ̀rí díẹ̀ nínú Qur'an àwọn ayà mélòó kanú Qur'an tó fi ń yé wa wípé anábì Isa alayhi salam ẹrúsìn ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba dẹ̀ ni wọ́n mú ò dẹ̀ ní ìpín kankan nínú ìjọsìn ọlọ́run sọ́nù Qur'an nínú suratul Ma'ida ọlọ́run ni malmasih ibn Maryam almasih léètì ya tún ní èdè ìbó Isa ọmọ Maryam illa rasulun wọn a kìí ṣe nǹkankan ya fi òjíṣẹ́ Ọlọ́run ọba ìwọ mùsùlùmí àkídà tí ẹni nípa Nábì Ìsáwù bìlífù tí ẹ lélé ìgbàgbọ́ tí ẹ lélé léyìí tó gbọ́dọ̀ ní ìgbàgbọ́ mi tó yàtọ̀ sí nípa Nábì Ìsá alìsàlám tí ń ṣe Jesus ìgbàgbọ́ tí wá ní pé rasulun òjíṣẹ́ ni wọ́n qad khalat min qablihi rusul àwọn sì kọ́lọ̀ àkọ́kọ́ àwọn òdíṣẹ́ ti wá káwọn náà tó wá wa ummuhu siddiqah ìyá wọn ni olódodo èèyàn ni wọ́n wọ́n èkí ń ṣe ní zina bí àwọn yehudi ṣe ń sọ àwọn jews àwọn yehudi dè ní ilé ní wọ́n gbà ipé Maryam eh, tí ń ṣe Mary ìyá Jesus wọ́n gbà ipé alágbèrè ni ó ń zina ni ó lọ gbé oyún ànẹ́bì Ìsá láti tani ìwà ń parọ́ pé ẹ̀kìníkàkìníkan in táwọn sọ̀dì ní ẹ ọlọ́ọ̀bá kílẹ̀ wọn ní Qur'an ọlọ́niwa ummuhu siddiqa ìyá wọn olódodo ẹ̀dá ni kana ya ta'am nínú tó fìmọ̀ kíwòyí ń sọlọ́un wọn ò kana ya'kulani ta'am àwọn méjèèjì jẹun àbẹ́yìn orí kàbẹ́ nínú báìbù yìí ipa méjèèjì a máa wọn máa jẹun unzur kayfa nubayyinu lahum al-ayat ọlọ́ni wá wù bá sí mọ́ ń ṣàlàyé àwọn ayat fáwọn èèyàn ipé ó yẹ̀wò ó yẹ̀wò bá ó yẹ̀wò bá thumma unzur anna yufakun ẹ wá wù wọn báwọn yẹn sí mọ́ ń dáyà lọ́wọ́ bá nù mọ́ sí mọ́ ń sagidi tí wọ́n kí fi ń gbáyà lọ́wọ́ bá subhanahu wa a ní ànábì Ìsá a ní òjíṣẹ́ Ọlọ́run ọba ni ìyá wọn sì ní olódodo ẹ̀dá ni àwọn méjèèjì dẹ̀ ní wọ́n jẹun wọ́n mu abúwọn èkí jẹun ní wọ́n wà mú ojú kan ìrújú tí èkí ń ìrújú wọ́n ní ẹ human party ẹ̀ ló ń jẹun human party ń jẹun god party wà ibon god party yẹn wà gbogbo ilé ìṣàtọ̀ heart wallahi ṣàtọ̀hátì níbi kíná ọ̀húrọ̀fáàtì àwọn nǹkan tí inú yóò bá fi mìnìkan ló wà kò sí ní reality so nítorí tàbá sọ pa èyẹ tẹ́ ń sọ ẹni yìí ń sùn kódà wọ́n wà ní ọkọ̀ jùlọ gẹ́gbẹ́sì wà nínú òwe ipé ìdí wọ́n sí kíní àmọ́ ti wá sùn lọ wà ní èyàn rẹ̀ nù ìjẹ́yàn ní sùn ìjọ́lọ̀ àkídà tí ó kí mùsùlùmí ní ìwò èèyàn kánbélé ni ànábì Ìsá alayhi salam èèyàn ni wọ́n ṣe ara wọn believe incarnation believe ó ṣe kìrí kan believe èèyàn díẹ̀ ọlọ́run díẹ̀ believe àwọn Róòmù ni àtàwọn Greek àwọn tó ṣe pé wọ́n padà sọ Christianity di state religion nítorí Eh, kí náà pè lẹ́yìn bí i 400 or so years lẹ́yìn gbà tí anẹ́bí ìsátọ́lọ́ bá gbé wọn lọ sí sámà wọ́n padà adopt Constantine ẹlẹ́ẹ̀kẹta ó padà adopt Christianity gẹ́gẹ́ bí ẹ̀sìn Roman Empire àwọn Róòmù ní nínú àkídà tí wọ́n tẹ́lẹ̀ wọ́n ní son of God S-O-N of God wọ́n tún ní son of God S-U-N half God gbogbo Achilles ọmọ mẹ́rin kìníkà Achilles kíní kan ìyá rẹ̀ ọlọ́run ni bàbá rẹ̀ zeus ìyá rẹ̀ kíní kan ọlọ́run ọba planeti míì lóhun àwọn méjèèjì wá súnmọ́ra wọn a wá bí akílìsì jáde gbogbo bìlífì ti wà lọ́dọ̀ tí wọ́n tẹ́lẹ̀ wọ́n kàn wọ́n ànábì Ìsá so nínú Kùránì ti wá musulmi ni this is our own belief bóò ni ó ṣe wá rọrùn fún ọ musulmi tó nígbà àkídà tó wà ní ayayi ipe òjíṣẹ́ Ọlọ́run bá Ànábì Isa alayhi salam kó wá mọ́ bá wọn kópa níbi àwọn nǹkan tó ní sí pẹ̀lú pé wọ́n pè Ànábì Isa lọ́lọ́run ọba sọ́lọ̀ mọ́ ń jẹun sọ́lọ̀ mọ́ ń sùn ọlọ́tún sọ ní Qur'an ọlọ́n ya ahlal kitab ọlọ́n ya pè ẹ̀yin ta fún tíra síwájú Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ta bá ti ní ahlul kitab àwọn Yahud Jews àtàwọn Christians la taglu fi ẹyẹ ma ṣe gùlúwùn bí ẹ̀sìn yí ma ẹyẹ kọjálà wala taqulu ala Allahi illa al-haqq ẹ má sọ nǹkan kan pa Ọlọ́run bá fòdodo innamal masihu Isa ibn Maryam Isa Jesus tẹ́ wòye ọmọ Mary Rasulullah kò ń kí ń ṣe nǹkan kan àyàfojú sí Ọlọ́run ọba wa kalimatuhu alqaha ila Maryam wa ilé wa ní káà bóòlẹ̀ sí wá fẹ́ sàlàyé lè sórí àti ànábì adam ànábì adam kẹlímọ̀ ọlọ́ọ̀bá làwọn ruhun min Allah ànábì adam na gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ẹ̀dá ọlọ́ ìtorí kí lọ́nà fi dáwọn kún fayakún àdì kẹlímọ̀tún min Allah ẹ fanafakha fihi min ruhihi sì bọ́lọ̀ bá ṣe náfù sánàbí adam náà ni alaysa kadhalik kódọ̀lọ́ bá mọ̀ rán mọ́lá tó ń kálùkù bọ́wà nínú yàrá fàyẹ́nfòkò fèé oró but ọlọ́ọ̀bá ma ń wá mọ̀mọ̀ dáwọn kan sàlẹ́sà pé ìwọ gẹ́gẹ́ bí pé bí tẹ̀kìrìm bí àpálẹ́ nígbà tán bá ń pé ànábì Ibrahim khalilullahi ni sáwọn yòókù adúgbù láhì láwọn ni kò yẹ báwọn àbí Ibrahim a khalilullahi àbí ọ̀rẹ́ ayù ọlọ́run ànábì Adam gan àwọn tó khilla tó ti ti ànábì Ibrahim rà bọ̀ tó ti bẹ́ ọlọ́bá mọ́ mọ́ fi pa nẹ́bí pé ìdá anẹ́bí Ibrahim Khalilullah anẹ́bí Musa alayhi salam kalimullah so yí báyìí àbí àwọn nìkan sí kọ́ anẹ́bí Adam kallamahullah gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn anẹ́bí yókù wípé anẹ́bí eléyìí báyìí anẹ́bí eléyìí báyìí kò mí kí bí àwọn yókù náà ní sífàì so ọlọ́bàá wọn máa fi lè sí kí ni o ma fi pa anẹ́bí Isa alayhi salam lè ipé ọlọ́run ọba wọ́n jẹ́ kí àwọn lóyún wọn kásì bí wọn láì ní bàbá fa'aminu billahi wa rasulihi wa rusulihi ẹwà nígbàgbọ́nù ọlọ́ọ̀bá tàwọn òjíṣẹ́ rẹ̀ wà látẹ̀kúlù thalatha ẹ má ní mẹ́ta lọ̀kan kòrán lélẹ̀ tánkà fún ẹ wà látẹ̀kúlù má ní mẹ́ta mẹ́ta kọ́ ẹyọ ẹ̀dá kìíní ìdúó ẹyẹ sọ kí ní ìmọ̀ tí fi ń dájú fún ilẹ̀ yíò ẹyẹ wí mẹ́ta lọ̀kan mọ́wú innamallahu ilahun wahid ni waladun ni ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ yíò wà di pé àtọ́lọ̀ àtìyàn nǹkankan nílà kàdà afẹ́ jẹ́ kò yí bá wọn àbí sọlọ́bà ó lọ́mọ sọmọ yóò padà wá jogun ọlọ́mọ bá àbí a'udhu billah subhanahu wa ta'ala amma yushriku sọlọ́ ni subhana mímọ̀ ọlọ́run an yakuna lahu waladun kọlọ̀bà wa lọ́mọ lahu ma fi samawati wa ma fi al'abu gbogbo tí bẹ́ sẹ́mà àti lọ́lọ́run wa kafa billahi wakilan ọlọ́ọ̀bá tó lẹ́ni tí yẹ ma ń fi gbogbo ọ̀rọ̀ sí ọwọ́ wọn so kí náà ń pè àwọn ilé yìí kọwú díẹ̀ nínú àwọn ayat ẹjẹ́ ká tó wọ ayà kan sínú suratu Ali Imran Ọlọ́hun ní wa rasulan ila bani Isra'il Ànábì Ìsá tẹ́ wo òdíṣẹ́ ni sáwọn bani Isra'il anni qad ji'tukum bi ayatin min rabbikum ìwọ̀n sọ fún ọlọ́jọ́ náà lọ́wọ́ wípé mo ti mú àmì wá látọ̀dọ̀ Ọlọ́hun bá yíò anni akhluqu lakum min at-tin ka hayhati at-tayr nínú àwọn àmì tolo ba ito gbogbo àwọn ànábì olololo mo fún mu'jiza bí eh àwọn bí iṣẹ́ ìyanu léyìí tó ṣe pé yó ma jẹ́ bí eh àmì fáwọn èyàn lórí pé òjíṣẹ́ Ọlọ́run bá ni wọ́n nínú tolo fún ànábì Isa ni pé ó lè fi ọwọ́ mọ ère ẹyẹ gan kò sínú àwọn ìwé àwọn Christian Ọlọ́run tó ṣe lè fáwọn Qur'an kò tún sínú ọ̀dọ̀ àwọn kírísítẹ́nì pé ànábì Ìsá sọ̀rọ̀ nígbà tán ọlọ́mọ kékeré tẹ́sẹ̀ bí wọn ọ̀dọ̀ àwọn mùsùlùmí ló tún wà kó lè wà pé kò sí mírèkù tó fẹ́ sọ àwọn náà mọ̀ kó dà túnmọ̀ ziyada àmọ́ kọ́lọ̀ bá fún wọn ní miracles ilé yóò sọ wọn di ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run fún ànábì Ìsá ànábì Mùsá ní miracle Moses tán bá ju ọ̀pá wọn lẹ̀ adéjò sí ìwà sọ́dọ̀ ọlọ́run ànábì Sọ́ọ̀lẹ̀ ọlọ́run fún wọn ní miracle pé kí náà pè kápata jáde nínú kí ràǹkúnmí jáde ní àpáta òtún mọ̀mọ̀dá ní oye báyìí àbí àhákàtà so ilé yóò wá sí kí ni kò tí bẹ́ kò sọmọ́dọ̀ lọ́run wọ́n ní pé táwọn bá ṣe kí ni o táwọn bá ti mẹ́yẹ̀ ìtàn fa'anfukhu fihi àwọn wà mísí ni yóò bá dẹyẹ pẹ̀lú kí ni bi kí n sì pẹ̀lú pé àà ah, òun gẹ́gẹ́ ló wá sọ́dẹ́yẹ fayakuna tayran bi idhnillah yóò wà di ẹyẹ pẹ̀lú yọ̀ǹda Allahu subhanahu wa ta'ala wa ubri'ul akmah wal abrasa àwọn tó ṣe kí wọ́n ti di tí wọ́n ti àwọn adẹ́tẹ̀ àwọn ma ń ṣe kí wọ́n ma ń wò wọ́n sàn wa uhyil mauta bi idhnillah

in mukmini, mu'minin gbogbo ilé nǹkan àmì ní kàn jẹ́ fún yín ipé ànẹ́bí Ọlọ́run bá ní mísẹ̀ tó bá jẹ́ pé lódodo olùgbàgbọ́ òdodo ní so àwọn ilé jẹ́ àwọn àyàtù díẹ̀ nínú Qur'an nípa wípé ànẹ́bí Isa alayhi salam wọn ìkí bal ẹrúsìn Ọlọ́run ọba ká wọnú tíra yìí lọ díẹ̀ káàkà mú díẹ̀ lé ní inṣáàlá wọ́n ni albarahinu da injiliya ala anna isa alaihissalam dakhilun fil ubudiyya wala haddalahu fi al'uluhiyya wọ́n ni alhamdulillahi dhil izzati wal jalal ọkọ́ ni fún allah ọba tó ní gbogbo agbára àti gbogbo bíbábára alimunfarid bi sifatil kamal ọlọ́ọ̀bá tó ṣe pé àwọn nìkan ni wọ́n dásà lẹ́sà pẹ̀lú pé kíyàn pé kò sí nǹkankan tó pé tó dàbí Allah lam yalid wa lam yulad ọlọ́ọ̀bá òbí ma ẹnìkankan ò sì bí wa ma lahu min niddin wa la mithalin ọlọ́ọ̀bá ò ní ẹnìkan tó dà gẹ́gẹ́ bí nídú bí ẹnìkan tí ó jẹ́ ẹgbẹ́ pẹ̀lú Allah àbí mithal ẹ jẹ́ ká wo ẹ jẹ́ ká wo ẹni tó jọ tí ma fẹ́ júwẹ̀ nìkan fún wọn ní ìsẹ̀bẹ̀ rẹ̀ ma ní pé okay ah, oh understand àbí okay fún ọmọ lágbàjá àbí tó bá ti ma lágbàjá yẹn ẹni yẹn rí báyìí báyìí lágbàjá báyìí àmọ́ Allah subhanahu wa ta'ala mú ní ẹni kankan tó ṣe kíní tó dàgbẹ́ bí bẹ́ wọ́n ni bal

léyìí tí ó jẹ́ kí wọ́n parun tí wọ́n bá ń ṣe ẹbọ yẹn lọ wa salatuhu wa salamuhu ala jami'il anbiya'i wal mursalin àlékún kí ọlọ́ọba àti àlékún àláfíà ọlọ́ọba kó wá máa bá gbogbo àwọn ànábí ọlọ́ọba àtàwọn òjíṣẹ́ àwọn ni ànábì tí ó kẹ́yìn wà ala jami'i man ittabi'ahum bi ihsan ila yawmiddin àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé wọn lórí dáadáa tí ó fi di ọjọ́ ẹ̀san amma ba'du lẹ́yìn eléyìí wọ́n ní faqad kuntu faqad kataba ilayya منذ أربع سنين تقريبا wọ́n nìkan nínú àwọn makẹ́wù mi tán pé tán jẹ́ Ismail wọ́n ni wọ́n kọ tí wọ́n study engineering ní United States ń gbáyẹ̀ àbí ní Ben láti bí ọdún mẹ́rin sẹ́yìn wa akhbarani anna nasara tajamma'u alayhi wọ́n wá ń sọ fáwọn pàwọn nasara àwọn Christian wọ́n kójọ lé àwọn lórí wa akhadu yujadilunahu fi ddin wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa jàun níyàn nípa ẹ̀sìn wàtàtọ̀wàlúna aléyìí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa bú ọbẹ̀rẹ̀ sí ní máa lálà sí rẹ̀ bọ́n sì máa ń ṣe gangalélé gbogbo pé ẹ̀ kankaná lánsìn tó bá sàlàyé fún wọn pé ànùná wà lórí ẹ̀ gbà peace peace peace yẹn irọ́ lásán ni o kò rí bẹ́ẹ̀ wàláhì tó bá jẹ́ yọ pé ń tán sí wọn ẹ lè gbóúnjẹ kérésìmesì lọ́dọ̀ tèmi kí n gbáwò alákùn dínukum waliyadi ẹ̀sì tẹ́ fi ń ṣe kíní ó takò ẹ̀sì tèmi tún ilé ìbáyín jẹ oúnjẹ tẹ́ bá gbé wà ní nọ́màdé máa jẹ́ nítorí ká jẹ oúnjẹ yín ọlọ́bà òsì ní àrámù fún wa àmọ́ torí tẹ́ fi sọ yìí orí tẹ́ fi sọ ní pé ṣebí ẹ̀ ń dunú pé ọlọ́bà bímọ ni inú tèmi ń bàjẹ́ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń dunú pọ́lọ̀bà bímọ inú tèmi wá ń bàjẹ́ pé ẹ̀sìn mọ́ lọ́lọ́bà bímọ tọ́kọ̀lọ̀bà ń sọ fún mi nínú Kùránì tèmi tèmi gbàgbọ́ wípé òun òbí masẹ́ àwọn tásí ń sọ bẹ́ ìbínú ọlọ́ọ̀bá ni wọ́n wá so falam yadiri ma yujibuhum bi wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ́ kó wújú fún àfáàyí àfáàyí o mọ́ tí ó fi dáma lóhun fa allaftu lahu hadha al-juz'a mo wá bá kọ juz'u kékeré wa sammaytuhu mo wá pè ní al jesus zẹ́ ọmọ Mary àwọn náà ẹ̀ẹ́gúsí ọlọ́ọ̀bá ní wọ́n wala hadda lahu fil uluhiyya mú wò ní ẹ̀pẹ́ kankan nínú jẹ́lọ́n wa a'taytuhu arqamal ayat wa fusulaha min al-injil al-arba'a àwọn ni mo wá fún ní àwọn numbers àwọn four gospels ó yé báyìí àbí okay gospel ilé Matthew John kìnìkan kìnìkan ó rí bíbí láwọn four main gospels yàtọ̀ sáwọn letters Paul ọ̀tọ̀láwẹ̀yàn letters of letter of Paul to the people of Galatians àwọn Colossians orísìírísìí bẹ́ẹ̀ àbáwọn act ọ̀tọ̀tún àwọn tọ́yìb àbí Luke so bọ̀ wọ́n láwọn four main gospels wọ́n wá fún láwọn verses ń bẹ̀ pé ok min bá bí pé ok sì bọ́ ní pé àwọn tẹ̀lé Bible àbí ayà tí ń sọ pé Isa òun ní ń forí kalẹ̀ yìí in bẹ̀mẹ̀ bẹ̀ anábi isa sì ń forí kalẹ̀ fún ta ní wọ́n ni human party ẹ̀ náà ni human party wó lè yùn wọ́n gí bí ẹn ta party ọ̀kadà ṣe èwo ni party kíní kan sí kíní kan èwo lẹ́yìn pín party sí èyàn jẹ́yàn èwo ni human party kíní kan god party anábi isa èyàn ni human na máa ìkan ní ó dà gẹ́gẹ́ bí iná ni iná ilé ẹni tó sọ ilé tíṣà lè ní ìfà nígbàtí ẹwà school by on convince wa ní school by ti ń pass àwọn christianity sí yàlá ó dà gẹ́gẹ́ bí switch current àti bulb ó ní mélòó nù a ní mẹ́ta ó ní kíni òun náà ló sọ pé wọ́n ní pẹ́yọ̀ kan fún ààrẹ lọ́sọ́pẹ́yọ̀ kan ní ìgbà pẹ́yọ̀ kan because switch yàtọ̀ sí current ó sì yàtọ̀ sí bulb bẹ́ẹ̀nà bí bẹ́ẹ̀kọ́ ó yàtọ̀ síra wọn o máa sọ bẹ́ẹ̀ni lọ́jọ́ lọ́nà o tí Paris náà gbú ó kóyẹ̀ tí ó tẹ switch àbí switch ń tẹ́ra rẹ̀ ó mẹ́rin kọ́rẹ́ntì ń gan ní bọ́ọ̀bù tó ń wòye capacitor bẹ́ẹ̀bẹ́ resistor bẹ́ẹ̀bẹ́ ibi ó tún orísìírísìí wáyà kankan ní gbébọ̀ láti láti kó tó dé ibi wáyà kankan ní gbébọ̀ ní so tíri ìwà nǹkan bí tàti kíní kan ìwà nílé ìtò bá fẹ́ sọ ẹnìkan tó sọ fún àrí gbàtà à ń ṣe wáàsí fún kírísítẹ̀nì nípa kíní kan ó bá nípa ẹ̀yìn kò loaf mẹ́ta example tó fọ́lọ́wọ́ wẹ́nu oní bread loaf mẹ́ta ok mo ní loaf mẹ́fà náà wà tí mẹ́ta ni wọ́n fẹ́ ó dẹ̀ ń fẹ́ oní dàbí pé ṣe bí mẹ́ta ní àbí but bread náà ni mú tí bá jẹ́ bí ẹyọ kankọ́ okùn méjì àtàbọ̀ kí ló ń bá mi sọ yìí náà bread ní gbogbo ẹ̀ṣẹ̀ bá golo tán fi ṣe náà fi pín wọ́n lè ṣe lẹ́yọ kan tí ò ní pín kò sí nǹkan tẹ́fẹ́ fi ṣe rí a ní kí ní yóò lọ́sẹ̀ a ní believe yóò correct ẹ pátì ẹ fílẹ̀ ẹ wo Islam wallahi Islam lè ṣe òdodo èyí tó bá sì fẹ́ òdòdó gbọ́ wàláhì yóò ti mọ̀ fúnra kọ́lá kò ní àwọn kíni kìí ṣe tó ní kí ẹ ma ṣàlàyé pọ̀ tó fi mẹ́gbẹ̀ ẹ̀ eh, lóòtọ́ yọrọ là ń pa ẹ̀ eh, lóòtọ́ wa kàn yọrọ ni yọrọ ni bọ̀ ṣètọ́nù ma ń beautify yọrọ fáwọn èèyàn ṣètọ́nù ní beautify rẹ̀ fún yín ṣètọ́nù onítàn yín ìkápàdé wa tán kí wọ́n sọ fún wa pé ká wá síbi kíní àwọn jésù wà bẹ́ẹ̀ gẹ́gẹ́ mo ní in person ni inú ká kọ́ àwọn sí bá wọn kí náà pè bí ọfà gáràjì ń bẹ̀rẹ̀ ìbìrán wọ́n kùn bẹ̀ àwọn omi tó ń gbà wọn lọ tú sí wọn lórí òkàgùn tí ó ṣe wọn irọ́ ni gbogbo ẹ̀ ṣe bí scam ni bí business ni ṣe bí business ni tí bá yẹn fi ń pawó sákò sí gbogbo náà mọ́ bó wá mọ́ náà ẹjẹ́ ayé tan máa gbogbo cheap point yìí e. lọ́wọ́n musta'an wani wa àtọ́tù arkam al'ayati wa fusulaha wọn mú fún ní chapters àtàwọn number of verses yẹn min al'anajil al'arba níbi àwọn four gospels lè yastakhrijaha bil'injiliziya kúlùbà alọ́mọ yóò nínú lédè ìbú wọn wa yudafi'uhum biha ba'da ma yafhama ma sharahtu lahu bil'arabiyya

but ok ẹni yìí mo ṣàlàyé fún pé christianity ń sọ́nà wá ní pé but ilé ǹkọ́ ẹ̀ẹ́ sí ilé ní ilé yóò rí bẹ́ẹ̀ báyìí ló ṣe rí tání à ilé tún kọ́ ilé ah, yóò rí bẹ́ẹ̀ báyìí ló ṣe rí ilé kò sí tó gún bẹ́ẹ̀ ilé ni wajadiluhum billati hiya ahsan pé ok tí bó wà ní báyìí báyìí báyìí báyìí náà ilé báyìí ilé báyìí ilé báyìí tìkín sí stage kìíní káàkiri tákà máa máa lálàsẹ̀ ara because ó lè ju rújú kan lẹ̀ ìwọ́mọ̀pọ̀ ẹ̀rọ ni o àmọ́bò ló ti fẹ́ kọ̀nfíṣà tó jù kó mẹ́gbọ́n kò yí báyìí àrí ẹ̀hẹ́ náà wọ́n ni falamma nadharahum afhamahum bà tó bá wọn fà báyìí afhamahum ó borí wọn ni wa huzimu shabura hazima ó kínagbẹ̀ ó kan wọn níyẹ́ ó sẹ́wọn lápá tí ma because ìgbà tó bá fún pé òkè lọ sí báyìí báyìí báyìí tó nà bá sí pé kò tọ́mọ̀ nífà kó dẹ̀ lómí ìmọ̀ pàwọn fásitì gan bẹ́m̀bẹ̀ because ìtọ́ bá ti kọ fún Sunday school làwọn náà bá kàkiri kì í sí gánmà pé mi wà ń bẹ̀ wọ́n ni wà sa òákì bá hádì ìrùsálà bí kí sọ̀tìn ukọrọ mushabihatan lima waqa'ati Baghdad wa وفساد دين أعدائه ولكن الذي يعزه الإخ... ال... ال... ال... الإخوة الصادقون الذين ينصرون الله ورسوله وصدق من قال إن الإسلام في هذا العصر دين بلا رجال وأن النصرانية رجال بلا دين فبجهودهم وأموالهم وشجاعتهم وصبرهم يجعلون الحق باطلا والباطل حقا وأكثر البشر في هذا الزمان عبيد الدينار والدرهم والثبات والثياب الفاخرة والكسور الشامخة bàbá láwọn tó sọ ìtàmí ìlú tún ṣẹlẹ̀ tó jọ bí ètà ti sẹ́síwájú yìí nípa pé bí ó ṣe jẹ́ pé gbémọ̀ tọ́ka lórí ipé òdodo lẹ́sìn Islam irọ́ sì ni ẹ̀sìn àwọn ẹ̀sìn yòókù o ní pé ní ẹ̀sìn Islam ní tàbí tàwà yìí ó jẹ́ ẹ̀sìn tó ṣe pé kò fẹ́ láwọn èèyàn tí wọ́n kún lọ́wọ́ àwọn ẹ̀sìn yókù asán ni wọ́n wo àmá wọn ráwọn tó ṣe pé wọ́n ń fi gbogbo nǹkan kún lọ́wọ́ wọ́n ò rí tó wọ jàlàbíyà wọ́n ìṣùn àbọ̀ pé gba Jésù Kristi lólúwa tó lùgbàlà wa ìwọ mùsùlùmí ó sì wà nú mọ́tò pẹ̀lú wọn ó sì nílò láàfù insha Allah ẹlùmí ò lè sọ insha Allah kéèkéé wọ́n ni ó sọ fún wọn kò kà lè sọ lókúrà tí wọ́n ń kọ̀gọ́ yóò a máa lo okay okay okay kódà ìgbà ní òdí God I love the law by God's will by God's will inshallah ni ko so onípẹ́ olè kọ́ ní pé bí shajaatihim àti pé kíyàn ní ṣàjá lórí lori kí èyàn wà lórí ànù kí ànù ó sì ṣọ́ fún yàn bọ̀ káwọn mùsùlùmí wà lórí òdodo kó dodo kan tún ma wà ní ṣàkọ̀ òun láfí sọ fún pé ìjọ́ òní wọ́n rí wọn nínú ilé ìjọsìn tí ìjọ́ òní wọn kan wá wá sí mọ́sálásí pé jọ jímọ̀ nìyí o àwọn náà wá sí mọ́sálásí ìjọ́ òní ṣe bí wọ́n tẹ̀lé wọn lọ́jọ́ sunday àtijọ́ tuesday tẹ́lọ ń gba omi omi ọ̀rọ̀ omi tó ti wá gbà wọn kí ló ti wá sọ́ọ́dà rẹ̀ kò sọ́ọ́dìn kankan wọ́n láì kò sọ́ọ́dìn kankan ọkàn tán rẹ̀ lásán ni àwọn tán ní orísìírísìí wàhálà tí o mọ̀ kú fáwọn ènìyàn èyàn kú fún wọn ṣe bọ́n lágbà wọn ò sí stop ẹnu sì bí yí rí àwọn èèyàn tán lálà sí lọ síwítù mú wọ́n ṣe lọ́bẹ̀ kọmọ fọ́ọ́kàn wọ́n pé èlì ó lì yí ní kankan ma fòdìdé àyàwà lálàájú afọ́jú gbogbo ṣòro lé ayé yí ẹ̀mà kó bọ̀ kò ní ìdíká kó wá a ní ṣòro pọ̀ ní gbogbo ju ẹ̀tẹ́ ìsọ̀nà kò ní ìdíká wùlẹ̀ kó wá ẹ̀yìn ti bẹ́ àwọn èèyàn pọ̀ táwọn sọ ẹ káfẹ́ kan gbé ẹ̀yìn ká máa kó lọ sí ibi táwọn ṣòro wà tí ma ń ti pa fẹ́ ó dàbí àwọn àfáà yìí náà ní tàbí gbó lọ́wọ́ yìí owó owó kọmọ mọ́gọ́ owó kò náà àwọn àfáà owó àfáà fẹ́ dìde àfóòjòkó àfóòsègbá owó kìíní kan owó gbá owó kọmọ gọ́ gbogbo náà kan ti wá gọ̀ kalẹ̀ ọ̀nà gbogbo àwọn owó oró tó ń gbà wà lásàlátù kìíní kan ẹmú kìíní kan wá ti mo fẹ́ kọ ní nǹkan báyìí ó sanwó fún mi kò sí wàhálà pẹ̀lú èyí àmọ́ bọ̀ sàdúrà ẹwà àtúnsàn kí ni gbóná ti ń sàgbà yẹn sàdúrà kàtún gàtún gbó ànábì Ìsá alábìjọ ni àbánàbíwa Muhammad sallallahu alaihi wasallam ìjọ́ ànábì bá yẹn sàdúrà alìkóyá ẹ̀sànwó àdúrà wò ṣe ọ̀fẹ́ wà ládúrà ni ìkẹnu ọba sọ ni àṣìbọ́lọ́nsọ́ ni kùnrin wà látẹ́ṣẹ̀ rúbi ayá tí thamanan qalila ó ní ẹmọ́ta àìmọ́ta ọ̀nà ṣe ìwọ̀ òbìbí àà kùránì owó tó wọ́n láta ọlọ́ni àmọ́ta ní sáàmà náà kọ̀dílá àà ó sì yáyà kùránì ìntọ́lọ̀wà ń sọ ó sì sọ di ọkú sí hādhā ilhādu fī āyātinā wadharū alladhīna yulhidūna so ló fi jẹ́ pé wallahi àwa mùsùlùmí a ní láti kọ́kọ́ kakọ́ fi gbogbo low self-esteem tí ma ń ṣe wáyé low self-esteem ni filhakika òun ni ò jẹ́ kí musulmi lè múra bí musulmi ma kò lè sọ̀rọ̀ bí musulmi kò lè rìn bí musulmi ojúntì ojúntì bí táwọn kírísẹ́nì bá rí sójúntì àwọn tí wọ́n bá rí àwọn wallahi tẹ́yìn bá wà lórí ànù tó bá ń fi kíní sí ànù rẹ àwọn yóò sì padà mọ́ ẹgbẹ̀gbà ah, ah, ah, àwọn tó wà lórí òdodo wá ń ṣe mọ́rùn-ún ṣe kíní ló fi pàtàkì wà lórí súnnà yíò ò kàwà tí wá ní sùsáàkì tèmi mi gbé wẹ́ níwẹ̀ ní tèmi ni o bí ṣe múra náà ni kódà mùsùlùmí ló ṣì máàgì kó lè máa pé ah mùsùlùmí pọ́nbélé lè bẹ́ẹ̀ ni rífún kà kí ni mọ́ ń sàwọn bọ́dà yìí náà ni ṣe wọ́n ṣe ẹ̀sìn ni bó ní ṣe wá mọ́ tijú láti gbé tèmi hàn nígbàtí wò tijú láti orí mi ò sì pénù yíye ká ní akíkanjú kádẹ̀ lè ṣe dáwà fáwọn èèyàn bọ̀ tí wọ́n tó ti tẹ̀lé wọn lọ ṣọ́ọ̀ṣì ló wá ṣe dáwà fún wọn ni ẹjá pè wọ́n a nífẹ̀ẹ́ wọn ni àwọn náà láwọn nífẹ̀ẹ́ àwọn fífẹ́ àti pé Jésù Kristi olúwa tó gbọ́lá wọn tẹ́nìkan wá bá pé àfà ẹ gba Jésù Kristi ní olúwa tó gbọ́lá yìí ah mọ́mí dádì in tẹ́ ń pè wá lọ sí kọ̀kọ̀rẹ́tì because èyí tẹ́nìkan gbà ní olúwa tó gbọ́lá wáyé sí wọ́n jẹun àbí wọ́n jẹun láyé ah, wọ́n jẹun lóòtọ́ àwọn múlò tó kódà èyí tó gbàgbé wọn tó kàrán má gbélébù tó ń túpá wò gbàgbé sí ọlọ́run lẹ́ni yìí bẹ̀ sẹ́ni tí ó gbà wálà ní ké lórí àgbélébù tí ń bá ní pípọ́ agbèmì àti bákàdà wọ́n ké ń kọ́ èyí tó sì pé gbà tó wà láyé wọ́n kàmà gbélébù lọ́dọ̀ yìí àwọn ìgbàpá kan ẹ̀yìn tẹ́ náà kàmà gbélébù sí bọ́ọ̀lẹ̀ nígbà a nígbà tán kàlà ẹsẹ̀ ń ké gbáà olúwa kí ló dé tọ́ pa mí ti oníkémi lọ sọ́dọ̀ rẹ̀ kọ́ di pé àpàdà àjọ ma kí mọ́ra wá létà bàrà rí pà kí ni sí wọ́n lóòrí tèmi gbà tèmi náà kí ń jò nínú èyí ògẹ́ ti kọ́kọ́ tó láti jẹ́ kí èyí tó bá ṣe dorí pàá ah, òtọ́ mọ̀ nífà ọlọ́ntánsin sún ah, wá ní kí so jí ká yẹ ẹjí ká yẹra fún kẹ̀dì tó sí pé Kùránì ti wájú yẹwà ipé kì ní nǹkan ogbò tó bá lè kú lórí ah, Allah subhanahu wa ta'ala kò fòrí jẹ́ kó foríjì àwọn kùdẹ̀kùdẹ̀ wa kó dẹ̀ jẹ́ kí a rí òdodo gbọ́yí kádẹ̀ lè tẹ̀lé òdodo an bí Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí a rí agbúrú kó yẹ ká rí gbọ́yí lábúrú